wá torí ìfẹ́ ọlọ́run àti tàbí Muhammad ó fi wá lórí àwọn ọmọ táàntọ́ náà tọ́rọ ni ọmọ jẹ́ sí bàbá wa ṣẹ́kà Adam díẹ̀ díẹ̀ ọlọ́run ya lè jẹ wọ́n tán àti ọpẹ́ tá dápadà fún bàbá wa ṣẹ́kà Adam Abdullahi Al-Alawi elérò rere aláníyàn rẹ̀ bàbá dáadáa àtọpẹ́ tá dá fún bàbá wa Hassan Abdullahi al táwọn náà gbẹ́dọ̀ wọn sáàtàrà wọn sàǹfààní púpọ̀ bàbá tí ò kanra bàbá tí ò lẹ́ni burúkú ó fi wá dórí ọpẹ́ tààtà fún bàbá wa àti ìyá wa àti àwọn tí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ wa láti jẹ tàdàná tí wọ́n sì jáwọ́ mẹ́ sí dídè ní lọ́wọ́ dáadáa lọ́wọ́ méjì èèyàn ní àti wa ẹlòmí àmà

lórí àwọn tó jẹ lé kí ó lówó àwọn wọn nì dámá wo lé kí ó dín bẹ̀rẹ̀ kó yìí lórí Islam lówó rẹ̀ kéré jù tó ń jọ ń jẹ ẹgbẹ́ kan náà àbáwọn tó jù wà lọ nípa owó lé kéwú nítorí àjíjẹ àwọn náà rí àjíjí kó lẹ́nu ẹ̀ àwọn afẹ́ ẹni tó bá sunkún wá bá wa pé bàbá àwọn olówó lọ́wọ́ àbọ́n olówó ń ṣiṣẹ́ ká máa dà wọ́n láàmú ṣùgbọ́n àlùkáwà ní pé iye ọjẹ́ wá tọ́ sàn án náà làwọn àfáà fi pé ọjẹ́ wá lówó ọjẹ́ wá lówó a ti dé ní mítìrì yìí pé wá bá ti dé ìjòkó látọ̀dún ìgọ́ àfẹ́kẹ́ pẹ́ rárá bí ìyàn bá ti tẹ̀tọ́ta ní kó ṣe kó sì máa lọ lẹ́ẹ̀kan náà torí ẹ̀yìn tẹ wá lọ́nà tó jìnà àwọn àfáà náà láti ju owó púpọ̀ àfẹ́ Allahu Akbar àpùtẹ́ náà láti kó lápẹ́ oníkùn kí ó lọ́sì àmúwọn tó láti bàbá wa ọlọ́dán ẹran olẹ́ o a ti ń pè ní láti gbà náà a sì rí gbọ́ bàbá bákan náà ni bàbá wa kan lè fi bá jòkó náà nù àmúwọn tó láti kọ́dà bàbá náà kọ́dà wọn ọ̀wẹ̀ tó lè kan ìdàràbí àkan àwọn ní súfí báyìí rí tàbílíkì báyìí ni wọ́n wọ́n lò fún ní 100,000 ọ̀tẹ̀lọ́mọ̀ kan wá ní àfíjà alága bẹ́ẹ̀ sì fẹ́ lómí jù mẹ́ lọ yọ́mọ̀ owó dùnú lẹ́mà náà o ìdínú tó fi pé wọ́n jẹ wá lówó wọ́n jẹ wá lówó a fi ìjòkóyè àti síwàtà fẹ́kẹ́ ìbẹ̀lọ́un fún ogun ẹ̀tọ́ wá bí lẹ́yìn lọ́dún yìí a sì fi jọlọ́un fáwọn ọmọ tí ń jáde àwọn tí ó sì tàbí lọ́dún lọ́dún ní nìkan wọ́n jẹ́ 30 àbí lọ́dún yìnyẹn wọ́n jẹ́ 34 pẹ̀lú ogun ọlọ́run àwọn rọ́bí àti ó jáde yìí àwọn ní 32 ní ọdún tàbí fún wọn níwé ẹ̀rí ọlọ́dún mẹ́rin mẹ́rin ó di ọgbọ̀n ọdún àti ọdún méjì pẹ̀lú ogun ọlọ́run lábẹ́ àṣẹ ṣẹ́kà Adam tí bàbá àríbùlá adámọ̀bìlá ìrà lórí jẹ́ àdíta wọn ní ìdámà lọ́wọ́ ara àwọn tí wọ́n àgbà lọ́dún yìí sì ń pẹ̀lú ògbó ọlọ́run ní ìdádí ọjọ́ 67 ló tó pé ọpẹ́ wọn sí méjì àná àti ìní àwọn kan ti gbà lánàá ṣùgbọ́n àwọn tí ó gbà lónìí láàárọ̀ yìí wọ́n jẹ́ 38 ọmọ ẹ̀kọ́ aláwọ̀ bí owó à ní kọ́lẹ̀ sí adam ni àájẹ́kẹ́rẹ̀ òbí ọmọ pé kéwù iṣẹ́ ọlọ́lùbáríkà ju ìwé lọ àájẹ́kẹ́ ẹ̀sán kọ́lá bó tọ̀ wọn ọ̀rẹ́ sán àágbègbọ̀nà tí ó fi sán torójú ọmọ tí ó náà fẹ́ ọ̀rẹ́ dójú jì mí ń jẹ̀mọ́ àmọ́ ò sí bẹ́ẹ̀ nítorí sí adam ọ̀kọ̀ bẹ́ẹ̀ ọmọ yíyàn yóò jẹ́ àtẹ̀yìn náà yóò jẹ́ àwọn tó ti wá nífin àwọn ọmọ yín tó láti ní àwọn ìbákaná àwọn tó gbà wẹ́rẹ̀ ìdájí àti tòjí àwọn entertainment àwọn tó gbà nírọ̀lẹ́ àwọn lọ bí ogún pẹ̀lú àwọn oníwẹ̀límọ̀ fún ọlọ́run ìwọ ló ń ṣe o ìwọ ọlọ́run ló ń ṣe o ìwọ ọlọ́run ló ń ṣe o abẹ́ni sílọ́tù lórí kìbẹ̀ọ́ lórí gbogbo Nàìjíríà abẹ́fẹ́ suratul mulki bẹ̀ọ́ lórí gbogbo ilẹ̀ Yorùbá abẹ́fẹ́ suratul mulki bẹ̀ọ́ lórí àwa mùsùlùmí abẹ́fẹ́ bẹ̀ọ́ lórí ilé kí wa Merkel tọ́jú àgbà abẹ́fẹ́ bẹ̀ọ́ lórí Nurul Islam abẹ́fẹ́ bẹ̀ ìwọ ọlọ́run lórí àwọn àfáà ń jáde yìí wọ́n ti wọ́n láàbọ̀ àfáà tí wọ́n láàfáà tọ́lọ́n tàbí jẹ́ wọ́n lápàárí nínú ilé bàbá wọn jẹ́ wọ́n lápàárí nínú ilé ìyá wọn mẹ́bá wọn sàmì jẹ́ wọ́n lápàárí láwùjọ Islam ọlọ́mọjá sì ta kan látún gbọ́ lánàá ipé lòun bá tó nínú làkáì rẹ̀ pé kóhun okú pa kírísítẹ́nì àti ìsìláàmù kóhun pa báíbà àti kùránì pọ̀ yọ́ wà ní wọ́n sàlù àlá fún un tó àti gbọ́ ọ̀nà wọ́n ní wọ́n sọ rẹ̀ lórí tẹlifíṣàn ọlọ́mọ́jẹ ìyàkúyà nítorí owó mọ́jẹ ìyàkúyà nítorí iyì mọ́jẹ ìyàkúyà nítorí ayé mọ́jẹ kónù mọ́lẹ̀gbọ́n ní òkùnkùn ẹwọ́n rẹ̀ lọ́lá tọba ti sanwọ́ yọ bọ́jú yóò sẹsẹ̀ wọ́n wà bẹ̀rẹ̀ sí kírun tọba kú olóòrò wọ́n lọ fi ríkanlẹ̀ ni wọ́n ní rùkú yọ ma pe jésù lérí rákà rẹ̀ ìjọ tó lóhun náà tó ń se wọ́n ti gbé lórí tẹlifíṣàn wọ́n sòwò rẹ̀ náà làǹgọ́ ní márkàtì lánàá ní gbogbo àwọn àgbààgbà márkàtì látòrí mùdíìrì tí ó sùgbùlóòrì àti gbogbo àwọn àfáà ní ilé yíò kò sínú ọmọ márkàtì àlùbáríkà tó adámú ti yọkú lára rẹ̀ kọmọ wà àlùbáríkà ní lọ ẹ̀yọ ọmọ ṣẹ̀gbákò wá dán ọkẹ̀ nínú nítorí owó nítorí nítorí ọlá nítorí ayé àti táàkì fún kọmọ bá àdúrà náà lọ bẹ́ẹ̀ tàbá sàdúrà tán gbogbo ẹ̀dàpọ̀ ẹjá dìde fọ́lọ́un wọ́n ní gbogbo

bàbá ọlọ́tán àwọn sàlájú ń dán bí ẹ̀mírù jẹ́ ìsàrí gbogbo ìjọ wọn gbogbo àwọn tó tún jẹ́ àfà ńláńláńlá bọ̀háyà láti bàrígà wọ́n bẹ ní àyí láti bẹ̀rẹ̀ láti lọ rí àwọn aṣòfin àwọn oníkùn tí ó gbogbo ìjẹ̀bú gbogbo ọ̀nà tí ó gbogbo ṣogbo ọlọ́run tẹ́ gbogbo ẹ̀yẹ́ jùmọ́ fún wọn ni

àwọn ti gúnlẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn wòlímà lábọ̀ sí àápọ̀pá tí ó bá wọn níwà lè máa wọ́n ti kí wọn pápàpá wọ́n ti kí wọn náà pápàpá máàmù gárùbà ẹmà wọlẹ̀ máàmù gárùbà láti lọ rin ẹmà wọlẹ̀ láti mọ́sánlájí wá kí ń bẹ́ńlá o láti mọ́sánlájí àtàrà kí o ẹ̀rẹ́ wọn o ọwọ́ àbẹ́lẹ́ àmì wọn náà wọn mú bẹ̀ lọ́wọ́ àánú àwọn mú bẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ tọdún mẹ́wàá bẹ́ńjọ́ ní ni ọ̀rẹ́ tọdún mẹ́wàá àbá ti mú bẹ̀rẹ̀ ọ́nà wọn dé yìí àtàfàbẹ̀ mọ́mìnì àti gbogbo àwọn yòókù ọlọ́run àwọn níyàn táwọn ẹrú rẹ̀ yìí ń dà ó ti gbọ́ sẹ̀mí ambasiran ni wọ́n lọ́n ǹjẹ́ ìkọ̀ọ̀kan fẹ́ o lè ṣe kí wọ́n ló ti ní àwáyé àpáwà àjọ rò pẹ̀lú rẹ̀ tó ẹgbọ́lọ́n ni yóò lò wọ̀n wá sọ lẹ́lì jẹ́nà tó fi afimúlékì yìí bẹ̀wọ̀ ọlọ́run sí gbogbo agbo markaz gbogbo tí sí adam sílẹ̀ mọ́jì ó bàjẹ́ ọba mọ̀dínlù markaz mọ́jì abúkọ ọkà wọn àti gbogbo ẹ̀jẹ́ sí adam àwọn amúsá jìrìjì ìtàlá kalambi tààtí kọ́ parí jẹ́ ọgá tó wá sí markaz ọlọ́mọ́jì agbo wọn dàrú bàbá wọn bá lọ ní mọ́jì abúkọ ọkà wọn àwọn àlífà àwọn ẹni ọlọ́run bàbá tó kamal bàbá sọfíìlà bàbá bàbá oníṣọ́ láti ìdí wọn lọ lóúnjẹ ní àtàwọn tó tún mọ́bẹ̀ lọ́wọ́ mọ́jẹ̀bẹ̀ ọbàjẹ́ àwọn sí bàbá mìíyà mẹ́jàgbó wọn bàjẹ́ bàbá ṣẹ́kù wa àmáhùlá bàbá fàgbà ọlọ́mọ́sà kẹwọn mẹ́jàgbó lé wọn bàjẹ́ gbogbo agbó àwọn ẹni ọlọ́nkọ̀ọ̀kan ni mo fẹ́ dákọ àwọn tàbá ń wí bẹ́ẹ̀ lọ agbásìkò púpọ̀ àfi àsìkò yìí náà bẹ́lọ́run àwọn àfáà tí wọ́n ṣe wàhálà pọ̀ nílé kéwu nọ́rù wọ́n lé ń tààtì báyìí nísìnyí wọn èyí tí wọ́n ti ní kàkàtà fún wọn wàláhì wọ́n dúró dáa tẹ́ mú fi jẹ́rin wọn amẹ́ríkáwò yíò ní àfẹ́dá láti ti lọ́dọ̀ èyí òbí ọmọ àwọn ọmọ náà sì jẹ́rẹ́ gbogbo àwọn tí wọ́n ti ní bẹ́ẹ̀lẹ̀ yìí ẹ̀yìn àfáà ẹ̀yìn ọlọ́run ẹ máa pín nǹkan bẹ lára ọmọ yín tí ṣe nǹkan sí nǹkan ọlọ́wọ́ jẹ́ ọmọ tí yíò yẹjú ọ̀rọ̀ tí àdámù tó jọ kan wọ́n ní ọkọ̀ lẹ́gbẹ́ máa tàtọ́ àfẹ́yìn àfá mẹ́ríkàzì ẹgbẹ́ ilé ọbí ma ẹ máa kálùkù ọmọ wò síṣẹ́ rẹ̀ lára ọmọ ni yọ́ padà rí àwọn ọmọ yín náà lálùbáríkà بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عملا الذين عليهم وما الله الله الله الله

تركت نذرك لأنك ذرة وأدرت الله شيئا فلا تدري وقال ربنا يسوع أنهم لذلك فاعترفوا بذنبي فصل ذلك إن الذين كفروا قوله أول السماوات والكبير وأعرض قول قومي على ربي وأعطيه بذلك النور ألا يرى الذين العبيد والذين أخرجت الله مشركا كما يقولون في هذه النشور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

وبرسله ونصر الله وبرسله وكما تبع على هذه على صلاة

mẹ́rìndínlógún nígbà pé ràmánù mẹ́rin ní bẹnu mọ́lìkì ràmánù mẹ́rin ní bẹnu ìyàsí ó tó kú súwà fẹ́ di méjì àmì lọ́lọ́run ṣe kálùkọ́ dà ní ẹ̀lọ́kankan ràmánù fẹ́ kí ló tókù ó ti tọrọ sọ́mà àtìlẹ̀ ó ti tọrọ ayé àtọ̀rọ̀ pé sọ́mà àtìlẹ̀ ọ̀gá mọ́ ọlọ́dí wa mọ́ tí ó ti lẹ́nu kọ̀ọ̀kan wá tí ó pè wá èyí tí ó ṣe wọn àti ọjọ́ ìbànújẹ́ ọlọ́mọ́sí èyí tí ó ṣe tí ó jẹ́ onílé ayé ọlọ́mọ́sí àti lẹ́nu kọ̀ọ̀kan ẹwà dálùkùránì lóhùn ẹwà tọ́jú àwọn ọmọ lójú ọ̀nà tọ́lọ́ ọlọ́dí èkèrè wọn àwọn èkèrè wọn ọlọ́dí Muhammadu ọlọ́run Allahumma anta laha ولكل حاجة فقد أراكم وبكاء فلا يفتح الله للناس ولا ممسك لها إلا حاجة في نفس يعقوب إنا فتحنا لك فتحا إنا فتحنا لك فتحا إنا فتحنا لك فتحا يا الله يا رحمن يا الله يا رحمن يا الله آمنا به وعليه وعليه

ó láti máa rí ẹ̀rí tí bàbá oníkùn kí ó sí àbẹ́ẹ̀rí pẹ̀lú ògùn ọlọ́run àti gbogbo èyí tẹ́ ìrànlọ́sílẹ̀ kí a nídi block a nídi cement torí ọlọ́run láti kan fún wa níwòyí èsì nígbàtẹ́ náwó báyìí náà ọlọ́run alé kéwú

gbogbo tẹ bá fún ọlọ́run fún mi tó jù bẹ́ẹ̀ lọ. どうもありがとうございました。 على ما كان

Àwọn àbádá alátọ̀lẹ̀ látọ̀lẹ̀ Àwọn àgbà Amẹ́ríkà sí ní. Àwọn àgbà Amẹ́ríkà sí ní àbára wọn náà látọ̀ ìwọ̀n ẹ̀bá fún ní jòkó, àbá ti gẹ́rì, wọ́n ni ẹ̀bá bàbá jòkó. Náà, torí àsìkò, ẹ̀rọ bàbá fi ẹbá fi kàrẹ̀ sí tọ́lẹ̀